الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرجوكم الله سبحانه وتعالى أترى لك كاتب النبي محمد صلى الله عليه وآله وسلم أوليتي أسألك إن شاء الله ọ̀nà ni ọ̀rọ̀ sahur àti den aṣàlàyé ọ̀rọ̀ ìmáṣínú lórí tamu kí ma fi labidun bóyá yálà tútù ni àbí gbígbẹ ni ikẹ́ Ànábì sallallahu alaihi wasallam dẹ̀ ma fi bí mẹ́ta sínú <clears throat> tí ó bá rí Ànábì àdẹ̀ ma so àti gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni hadith wípé ẹnikẹ́ni tó bá ń gba àwẹ̀ tí ò bá fi àwọn ọ̀rọ̀ ìsọkúsọ kalẹ̀ àwọn ọ̀rọ̀ irọ́ gbogbo àwọn nǹkan báyìí báyìí láwọn kan burú tí ò bá fi kalẹ̀ ọlọ́run ò ní bùkátà sí kí onítàn bó ṣe fi ń muhammad bin salih al-uthaymin rahimahullah wọ́n sàlàyé bí ọ̀rọ̀ rẹ̀ pé ṣé ẹni yóò ní ní àwẹ̀ ní èyàn tí bá ń sọ ìsọkúsọ ní àwẹ̀ tí ń parọ́ tí ń jalè tí ń kọrin tí ń ṣe gbogbo ẹ̀ tí ń gbogbo fíìmù kódà wọ́n dákọ̀rọ̀ fíìmù náà sí ibẹ̀ àwa ní pé ẹni yẹn kò ní bari àtìbíhì zimma wà sákàtà anhu talab wọ́n ní sọ fẹ́ ní ẹkó tún àwẹ̀ ẹgbà wọ́n ní wùlẹ̀ sọ fún pé kó ní àwẹ̀ pé ya ó san àwẹ̀ ọjọ́ ìpadà rárá àmúfin panú lásán ni wọ̀sákọ̀tọ̀ alifọ̀tọ̀lá ìjọ òun dé o ebi pa ògbẹ́sì gbẹ́ ó tán tó wá ní ládá àwẹ̀ kò ní ládá kàmbá ìfàwẹ́jọ kí nìdí olóǹgbàwẹ̀ orin gbígbọ́ kúlà yálà wọ́n tó ń gbọ́ islamic music ní àgbègbè tó bá wù kúrò tí ó bá wù ọmọ gbọ́ àgbègbè tó ń pa burúkú náà wẹ̀ kí ẹ má pa àti gbogbo àwọn nǹkan tó pọ̀ báyẹn kí ẹ máa ṣe inú àwẹ̀ tó bá ti sàwọn kíní tó bá ti dé bí tó yẹ kó dé tó ti kún sún wọn èyàn ò ní ní àwẹ̀ kankan nínú lọ́dọ̀ tiwa àwọ́ ló gbáwẹ̀ àṣùgbọ́n láàrí ó gbáwẹ̀ kò jẹun lójú ti parọ́ lè reality ìwọ náà mọ̀ pé ó gbáwẹ̀ ó kàn ń so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni òkè aṣàlá eré náà nípa náà sallallahu alaihi wasallam òkè onítẹ̀ẹ̀sí ìdíkà tàbí ṣe káwọn Allahu musta'an mọ̀ ń bọ̀ wá fún insha Allah ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ eh, nuzulul manij ní ẹ̀rán tí mú tíra tí mo fẹ́ mú wá ẹ̀ láti bí jẹ ìrìn ló ẹka ti ṣàlàyé àbíjẹta so ọ̀rọ̀ àṣàrọ̀ sí wípé àwọn ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ bọ́tí qaddara Allah ma sha'a fa'al ẹ jẹ́ ká bọ́ sí next topic inshallah next hadith hadithi 553 lele tí imam um, kinangbe ibn hajar tamba nínú bulugul maram hadithi yare ni nínú kitabu siyam wani an ibn abbas radiyallahu anhu ma anna nabiyya sallallahu alaihi wasallam ihtajama wa huwa muhrimun wa ihtajama wa huwa sa'imun rawahu al-bukhari hadithi látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu ma ipe annabi sallallahu alaihi wasallam wọ́n ṣe ìhtajama wọ́n ṣe ìjama amọ̀tẹ́gbẹ̀ ní ìjama onágbẹ̀ ní copin copin tí wọ́n fi kọpù sí ara ẹ̀ tí wọ́n rọra labẹ̀ láti fi fa àwọn ẹ̀jẹ̀ kan tí ó dákú ní ojú ní kó lára ẹ̀ so ìhtajama ìhtijam nínú àwọn ìwòsàn tó wà òkè gan ó wà òkè dáadáa ṣe báyìí àbí so kódà ó ní afẹ́ kàkàlátọ̀dọ̀ ó ní ẹgbẹ̀rẹ̀ kàkàlátọ̀dọ̀ Imam Ahmad ike wọ́n rí àdífi pé annabi sallallahu alaihi wasallam wọ́n ṣe ìjámà fún wọn pẹ̀lú bí a bí ṣe wọ́n dìrà nǹkan ni wọ́n ni látàkọ́ àwọn ẹ̀fẹ́ tẹ̀lé pàánà bí ṣe àwọn náà wà lọ ṣe ìjámà lọ́dẹ̀ nìkan pẹ̀lú wọ́n dìrà ṣe bá yà bí so a very good way of no treatment so aha now tọ́yí àdífì ẹni wọ́n ni imam bukhari ló narrate àdífì yẹn نعم وعن شداد بن أوس وعن شداد بن أوس wọ́n fẹ́ mú àdífì bí méjì sí mẹ́ta wá fún wa kan wá sálàyé àwọn kan bẹ̀. látọ̀dọ̀ shaddad bin Aws radiyallahu anhu ìkanú àwọn sahabi annabi ni kọlọ̀kọwa yóò ní sí gbogbo àwọn sahaba nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam annan nabiyya sallallahu alaihi wasallam ata ala rajulin bil baqiya annabi sallallahu alaihi wasallam ó lọ sọ́dọ̀ nìkan ní alìbàkíyà alìbàkíyà ni makbaro àwọn ará madina ní madina gbána lọ wọ́n níbi ta ma ń sin àwọn kú sí tánàbí yọ kalẹ̀ pé ẹ ma sin kú sí bíbí wọ́n pè ní alìbàkíyà ṣẹ́gẹ́ bó jẹ́ pé ní gbogbo lúnà àwọn àyíká àti pé àwọn mùsùlùmí ò lè sàfẹ́kù rẹ̀ masalasi ni ìtẹ́ ni ibi oye báyìí àrí àhá àti bẹ́ẹ̀ so wàhúwa yahtajimu fi Ramadan ẹni yìí wọ́n ṣe ihtijam ó ń ṣe ìjámà nínú ọ̀sán Ramadan faqala anẹ́bùwa ni aftara sa'i aftara al-hajimu wal mahjum ìwọ tó ń ṣe ìjámà fún yàn àtẹ̀tẹ̀ ń ṣe ìjámà fún àwẹ̀ méjì ti já ẹ ti sínú already ẹmọ́ rẹ̀ àwọn àìmà alhamsa ní àwọn asahabu sunan nagbawa àti so ah, ahmadu sahaha rẹ̀ ibn Khuzaymah àti ibn Hibban na síbẹ̀ so hadith méjèèjì hadith yẹlẹ̀ eh, naam ok ó sì kẹyọ kan hadith aláwọ̀kan tí ẹ ó tó kàí pé Ànábì ṣe ìjámà nígbà tó wà ní mohorim tí ń ṣe ọgbásọ ara ó nígbà tí ó tún eléyìn jí ó yíwa pé o lè ṣe ìjámà tó bá ń gbáwẹ̀ because anábi ni èyàn tí ń gbáwẹ̀ o èyàn tó ń ṣe ìjámà tẹ̀tẹ̀ ń ṣe ìjámà fún àméyèjì ti sínú the last hadith ẹ̀ka gbọ́ kẹwàá àlàyé àti ipò àwọn hadith eh, Anas bin Malik radiyallahu anhu qala awwalu ma kurihatil hijamatu lis-sa'im àkọ́kọ́ gbà tí wọ́n kọ́kọ́ kórìíra ìjámà fún èyàn tó bá ń أن جعفر بن أبي طالب اهتدم وهو صائم فمر بي النبي صلى الله عليه وسلم فقال أهفتر هذان أني جعفر أم أبو طالب إنسي جامعا جوكا أنبي وقال لي جوان أنبي وانكبي أه سوري أميجي وانت سين وردين تيوان فقال أفتر هذا ثم رخص النبي صلى الله عليه وسلم بعد في الهجامة للصائم النبي قد واسي رخصه إكا أوكي فوان وعلاوه ẹlẹ́mà ṣe ìjámà wà kánà anas yahtajimu wa huwa sa'im anas bin malik ni a máa ṣe ìjámà nígbà tí ma ń gbára lọ́wọ́ rawahu daraqutni wa qawwa imamu daraqutni gba hadithi wa wa qawwa rẹ̀ ai pẹ̀lú àwọn ahadithi ni bí i àwọn mutabaati ni àbáwọn shawahid dárọjà hadithi méjèèjì hadithi aláwọ̀kọ́ wọ̀ nítorí Sahih Bukhari ni sahihan muttafaqun ala sihhatihima àpánúpọ̀ wà lórí pé àmì yẹ́jì kódà èyí tí ń takò yí pé ẹn sọ ìbò fọ́rí o oun ga máa ló o mọ̀ gọ́gọ̀ wáwú ṣèkáni so ṣègbú náà ni ṣèkọ́ni ló fẹ́ ní so almuhim ni pé Sahih Bukhari wa Sahih Muslim tamati ni sọ̀rọ̀wọ́ Bukhari mawla da mari tamani àwọn ahadithi àwọn kútùbù yòókù àwọn ahadithi sahiha pọ̀m̀bẹ̀gàn so ó kódà òun ni wọ́n rọ́mọ̀ ẹ̀ ó wá láwọn ahadith kọ̀kan tó pé dọ̀ ìfà kò lálàáfíà so rí tí ìmọ̀ wá stọ́dì ilmul hadith ó wà mọ̀ rí pé hadith mi wà tó sì pé ìdí tẹ́fí ní pé kò lálàáfíà ní wípé kì í ṣe pé àlè sọ pánẹ́bí àlè gbà but ọkàn wà ò balẹ̀ tán ọkàn wà ò balẹ̀ tán a ẹfì ọ̀rọ̀ lálàáfíà rẹ̀ youtube ẹni pé ọmọ tán wò ní nínú tí wọ́n ń wò ní wípé tefman gba hadith ẹlòmí ma ń wò pé ah kíkẹ̀ ní mọ́bí lọpá dìí ìdọ̀ ìfìlà bí i sọ́yìnà ah ṣe ìgbà ẹ̀kan sábùsì ìlà mọ́wọ́n tó ṣẹlẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní wípé anẹ́bà muhammad sallallahu alaihi wasallam wọ́n gbà wá ìlátọ̀dọ̀ lọ́wọ́ bá bẹ́ẹ̀ ni abẹ́ọ̀kọ́ gbogbo alágbà yẹn mutafakun alayhi okay anẹ́bì kọ́ wọn sahaba gbogbo àgbà pé ó kọ́ wọn sahaba àwọn sahaba thousands ni wọ́n thousands láwọn sọ̀hábà ìyẹn wọlé àbí nígbàtá nẹ́bí wá lọ́tọ́ sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà ẹ̀ gbáwọn gbọ́wọ̀ sí ẹgbẹ̀lú ànẹ́bí àwọn ọ̀rọ̀ táwọn gbọ́lẹ̀lú ànẹ́bí yẹn wọ́n fi ń ṣẹ̀sìn wọ́n ní pé àwọn lọ́mọ ń gba lójúmọ́ àwọn lọ́mọ ń gba áyà mẹ́wàá wọ́n láwọn lọ́bá nẹ́bí àwọn wà gba áyà mẹ́wàá lọ́wọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam táwọn bá ti wá gba áyà mẹ́wàá áyà mẹ́wàá yìí àwọn ò ní gbà mí àfitáhàn bá tó ló gbogbo àwọn ìdájọ́ tó wà ní àyà mẹ́wàá ní àyà mẹ́wàá onídàájọ́ 15 ìjógòdájọ́ 15 àwọn ti máa wọ́n ha sórí wọ́n mọ̀ gbogbo ẹ̀ so orí náà pé àwọn sàhábà yìí àmákò homer ilman àwọn ni wọ́n dìdòdì àyà mẹ́wàá bí òjìdí ọ̀sẹ̀ méjì náà fi kọ́kọ́ stọ́dì rẹ̀ náà wọ́n tàbí lóò fi lé sọ pé ṣèbọ́rọ̀ sàábìn ọ̀rọ̀ tó lágbára ní orí báyìí àbí àwọn sàhábà wà nígbàtà nẹ́gbà lọ́tán wọ́n lo súnnà nẹ́bì láti wọ́n fi dájọ́ ẹgbà tí afẹ́sìn Abubakar ẹ̀tafẹ́sìn ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam khilaf kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn ènìyàn kò mọ̀ pé Abubakar ní ani àwọn kan ní a ah, ẹjí ká lọ sí Maka nígbà tó ṣe kí Maka alaihi wasallam àwọn a sí sí Medina o ànẹ́bì ti sọ kí náà ń gbé Eh, hayati al-mahya mahyakum wal-maut mamatukum ìyà ayé mi ayé ẹ̀yin ará Madina ni gbàtán bẹ̀rù kí sí nǹkan náà ti fẹ́ jẹ́ wálẹ̀ lọ sí Mákà báyìí a ní ẹmọ́ orí ikú mi náà ikú ẹ̀yin ará Madina náà tí n bá wà láyé ọ̀dọ̀ yín náà mọ́ wà yìí nílò kankan tí n bá kú náà ọ̀dọ̀ yín ni mo tún sé ni mo tún wà but okay ibo sí sí àwọn kan ní ẹjá gbé lọ sí bàkíyà ibi tán sí àwọn mùsùlùmí yókù bábúbá kìí wọ́n ní sẹ̀mẹ́tò Rasulullah sallallahu alaihi wasallam yaqul hadithi ní tàbí ní hadithi náà ni hadith annabi ọ̀rọ̀ annabi ta gbọ́ ẹmọ tó wá kù fọ́ra ní pé sọ́rọ̀ yìí rí lè dọ́dọ̀ annabi àbíbẹ̀kọ́ ni ẹ̀kọ́ bá kí wọ́n lámọ́lẹ̀ bí bó ṣe sọ́bá ah, yìí pín oníkálùkù sọ̀rọ̀ ẹ̀ndà

àwọn ẹlòmí gbọ́rọ̀ lẹ́nu ànábì àwọn ẹlòmí ògbọ́n àwọn bóyá àwọn sàábélé gbọ́ àwọn ilé yóò gbọ́ nígbà àwọn òsì ń jòkó jọ́nà lọ́n lẹ́yìn ìgbà yẹn àwọn ìlú Islam bẹ̀rẹ̀ sí ní máa fẹ̀ àwọn kan lọ sí Sham àwọn kan lọ sí Iraq àwọn kan lọ sí Dimash àwọn misro gbogbo ẹ̀ North Africa láyé àwọn sàábà rẹ̀ Islam ti wọ North Africa ó yé báyìí àbí so oníkẹ́lù àwọn sàábé ti fẹ́ káàkiri gbogbo ayé àbí gbogbo bí tán wá fẹ́ káàkiri sí ẹ wọ́n wá tún láwọn ọmọ kéhùn mẹ́ àwọn yẹn náà ń pè ní àtàbíún ẹ̀yìn náà ń pè ní kíni o àtàbíún àwọn tábí kan mẹ́bí àwọn tábí kan mẹ́bí ẹ̀yìn pé àwọn ọmọ kebí náà báṣì ọ̀tọ̀ làwọn ń bẹ maka àwọn ọmọ kebí Mas'ud oní ọlọ́mọ kéwù tiẹ̀ kí náà ń pè àlílà ọmọ kéwù tiẹ̀ Abu Sa'id al-Khudri là ọmọ kéwù oníkálùkù ń nínú àwọn ẹ̀dí Ibn Taymiyyah kọ tírà lórí limadha yakhtalifu al-ulama kí ni ìtàn fàfimọ́ ń pín gẹ́nẹ́ nínú àwọn reason yẹ because wọ́n padà rẹ̀ eh, but in ta sàbílẹ̀ sí fatuwa ni sàbílẹ̀ wa sí fatuwa mi bẹ́ẹ̀ ni gbogbo wọn tíwájú yíwa pé èyí tó bá tíwá bá tànẹ́bì mú gẹ̀gẹ̀gẹ̀ ní fatuwa òdodo because kìí ṣe gbọ́n náà kàtà nẹ́bì sọlẹ̀ ẹ̀kan náà in tó padà ṣẹlẹ̀ ní pé later àwọn tàbíùn ni àbí wọ́n mú lẹ́nu àwọn sàábí straight àwọn tó wà trustworthy làwọn tàbíùn bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ àwọn mú lẹ́nu àwọn sàábé tán wà trustworthy àwọn sàábé mú lọ́nà ànẹ́bì tó wà trustworthy àwọn àtàbíhùn náà tó wọ́n láwọn mọ́kẹ́ tán pè ní àtìbárú àtàbí inú àwọn imam ẹ̀kẹ́ inú àwọn Abu Hanifa wà inú lẹ́yìn bẹ̀rẹ̀ àwọn àwọn bí Maliki wà wọ́n pọ̀ bẹ́ nínú àwọn imma àwọn yẹn náà mú lẹ́nu àwọn tàbíhùn àwọn tán jẹ́ àwọn trustworthy people àwọn náà mú lẹ́nu àwọn trustworthy tán mú lẹ́nu àwọn tó wà trustworthy ẹ sáàmọ̀ pé láàrin níbẹ̀yẹn yóò láàrin lómi tó ṣe pé bóyá mímú hadithi wọn kò strong tó bóyá wọn ò gbọ́ dáadáa àwọn èyí tí wọ́n bá gbóyélé yóò rí hadithi yẹn gbọ́ dáadáa ó ń ṣe mistake níbi ọ̀rọ̀ tó lọ ń gbọ́lẹ́nu sàábé ìyẹn náà wà sọ pé hadithi lè ọkàn wò balẹ̀ dọ̀ífù ni a rí sàábé mi ó sọ wà hadithi tó pé yóò rìn lẹ́pẹ́ ní yíò kọ́ ó ṣe dọ́bùtù rẹ̀ ó àbóhá ó hapa wọ́lẹ̀ wọ́n mọ́ hadith wọ́n mọ́ pàǹgbà ìrìnbà alìmí Imam Ahmad ha 1 million hadith wọ́n ha kí wọ́n mọ́ travel káàkiri ayé nípa nígbà èyí tàwọn wọ́n ká lójú kan yìí tí ma fẹ́ gba hadith ẹ̀kọ́ bá bóyá kọ̀kọ́ lọ sí Madina nínú bá sàábí tó gbọ́lẹ̀nù ànẹ́bí ẹ̀dàkùn wọ́n lẹ gbọ́rọ̀ pẹ̀lẹ́nu ànẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni mo gbọ́ta ànẹ́bí sọ báyìí bí sẹ́ ń sọ mú ń kọkalẹ̀ mú ń kọkalẹ̀ ó yé báyìí àbí mo tọ́ sọ́dọ̀ Ibn Mas'ud Ibn Mas'ud Ànábì ẹ̀dàkùn kódà ìwọ̀n tó pé kwẹ́ṣẹ̀ lọ́mọ́ bèèrè àwọn sàábà Ibn Mas'ud ẹ̀dàkùn sàláìbá níbi jẹ mẹ́sàlù ọ̀lá fún wa ààyíwà ni Ànábì sàlù ọ̀lá sí jùmí dáadáa ó wà mọ́ sí bó ṣe ń sọ wọn kọkalẹ̀ bọ̀ kò tí wà nínú tíra kan bó ti wà lẹ̀ nínú ni ó ní kálukú mọ̀ so láti gbà yẹn wọ́n ti dá ọ̀rọ̀ Ànábì mọ̀ yàtọ̀ sáwọn tí ń sọ̀rọ̀ Ànábì náà torí nígbà yẹn àwọn ọ̀tá kan wá sáwọlé ẹjí ká mọ̀ pàrúpà nàbí sọ báyìí wọ́n àbí ìlọ wọn ọ̀rọ̀ ètò ọgbọ̀n ẹnu sàbí òdún ti gbọ́ òpùrọ́ ni wọ́n wọ́n wà mọ̀mọ̀ kọ ọ̀rọ̀ yẹn kalẹ̀ nítorí ẹ̀tàn bọ̀ lẹ́yìn wọ́n ti wá kọ sí pé dọ̀rí fùlàdí sí yóò intensive nítorí ẹ̀tàn bọ̀ lẹ́yìn ni àjẹ́bẹ̀ àwọn dàmà àwọn dàmà wípé ànẹ́bìkan ló sọ̀rọ̀ bọ̀ wọ́n mọ̀mọ̀ tún kọ náà pẹ́kẹ́ ìlébà mọ̀ pé àdífì yóò lálàáfíà sẹ́ ìní olóòfẹ́ àfáàmì wa mú anú tí yóò àpapọ̀ dọ̀ífì tó làdífì à kí ló tó wá mú wá ìgẹ́nu tẹ́ra bẹ́ẹ̀ni láti rẹ́ kó mọ̀ pé dọ̀ífì ni in case o ní padà gílọ́jọ́ wájú àwọn àfáà ti mú wá tipẹ́tipẹ́ náà wọ́n sì ti jẹ́ yóò pé àdífì ń kọ́ lálàáfíà ìmí sì wà ní mistake ni ẹlòmí ó kàn sí mistake out àdífì ò lálàáfíà gbé kalẹ̀ kí làwọn Imam Bukhari padà wá sí so ó ti ń rí bó ṣe ń tó tẹ̀lẹ́ra wọn àbí àwọn trustworthy people mú lọ́dọ̀ àwọn tó wà trustworthy lọ́dọ̀ tó wà trustworthy lọ́dọ̀ tó wà trustworthy gẹ́gẹ́ bẹ́ ṣe narrate Kùránì wà fún wa náà ó yí báyà rí ní tó ìṣẹ̀lẹ̀ pé Kùránì wọ́n ti padà wá kóòjọ láyé àwọn sàhábà hadith wọ́n padà wá kóòjọ sójú kan ó ti wà kalẹ̀ wọ́n wá pàkẹ̀ sójú kan láyé àwọn imma gẹ́gẹ́ bí Imam Bukhari Imam Muslim Imam Ahmad Imam Maliki àwọn náà ti kó ti wọn náà jọ àwọn tó ní kálùkù bá lọ ìmẹ́lọ ah, sí sham àwọn sàábí tó wà ní sham àwọn ọ̀gọ̀tán bẹ́lẹ̀nù ànẹ́bì ni káwà kójọ sínú tírà kan olùfagbá ah, mú àtọ Imam Malik orí báyìí àbí Sahih Bukhari kìí ṣe gbàdísù lọ́nà Sahih Bukhari kìí ṣe Muslim àdíhùn pọ̀ bá mú Imam Ahmad tí ó sínú Sahihan tó Imam Ahmad ó tó lè méjì Be close to 30 volumes ni eh? close to 30 volumes àwọn ọ̀rọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ nẹ́bí ọ̀rọ̀ nẹ́bí ọ̀rọ̀ nẹ́bí so kò wá sí sórí bóòlọ̀ kan tí wá sí wá balẹ̀ panel below sọ ọkàn wá balẹ̀ because Islam ni ẹ̀sìn tó kẹ́yìn kò sì sí ẹ̀sìn mi tí ó fi di yamal kiyama àwọn anẹ́bí síwájú yíwa wípé àwọn tó rọ́ study individuals eh, yahmiluna hadha al'amru al'umana fi kulli qarnin aw kama qala sallallahu alaihi wasallam àwọn ènìyàn kò máa gbé ẹ̀sìn àwọn tó àwọn tán wà trustworthy wọ́n máa gbé ẹ̀sìn ní gbogbo generation jẹ́ for example bó ṣe máa bá wa fáyẹ̀ ṣe lè tó níbi ọ̀rọ̀ trustworthiness kí wà trustworthy because tó bá lè wà trustworthy wallahi wọn nígbà àdífì lọ́dọ̀ tọ́bọ̀tọ̀ pé lárájá máa ń pa irọ́ mo fọ́lọ̀gbà kò sọ́rọ̀ tó lè sọ fún ní ẹ̀sẹ̀ tí ó gbà kò sí fàtíwà kan tó lè ṣe tí ó gbà má àtọ́sọ̀ kó máa ń parọ́ ẹ́ níbo wọn lè gba fàtíwà kan lọ́dọ̀ rẹ̀ imam imam imam bukhari olówó ni wọ́n bàbá wọn lówó wọ́n fa àwọn olówó tó pọ̀ kalẹ̀ owó náà padà ná gbogbo ẹ̀tán ọmọ ọgbẹ́ man talaba al haditha aflas o tó bá wà ìmọ̀ hadith ó padà dúró sí náà torí ó padà ná gbogbo rẹ̀ tán ọmọ owó trap káàkiri bí kí ẹmọ̀ kọ́ pé ayé ní ìsẹ̀mọ̀ àwọn ọkọ̀ àdìkì lọ ìjọ kí tó lè mọ̀ pàdé bí sọ̀rọ̀ kan ní kọ̀kọ́ trap lọ sí bá mọ́ká ní wà lọ gbọ́lẹ́nu àwọn tán gbọ́lẹ́nu àwọn tán gbọ́lẹ́nu àwọn tán gbọ́lẹ́nu àwọn tán àwọn tó àwọn sàábé wádú link ti èyàn bí 15 ní bẹ̀lá ìrìn àti sàárè báyìí bí 15 sí 20 tí máa fẹ́ gbọ́ àdífì ráyìí gbogbo lèyàn bí 15 nítorí bí 14 century lára báyìí mẹ́nà ẹ̀bẹ̀kọ̀ bí 15 century afan ìjẹ̀ Imam Bukhari wá wọnú ọkọ̀ ojú omi jọkan ó lákan bẹ̀lọ́ wọn bí kí millions wọnú ọkọ̀ ojú omi ẹnìkan wá ẹnìkan ti pé eh, ó wà lọ Imam Bukhari ó wá fẹ́ claim owó ẹ̀ntẹ̀ àgbẹ́kọ́ fẹ́ bá tourist ordinary Imam Bukhari jẹ́ kálìmọ̀ pa Imam Bukhari náà ma ń jalè tán bá lè kamọ́ pé ń jalè wallahi gbogbo tíra rẹ̀ wó dánù tán bá lè kamọ́ ilẹ̀ kan yí pé ìmọ̀ ń jalè gbogbo tíra rẹ̀ tẹ́ wọ́n nígbà dìtì lọ́dọ̀ bá ó wà trustworthy Imam Bukhari ti wá ma game tẹ́ nífẹ́ play bẹ́ẹ̀ ni ẹsẹ̀ lọ fẹjọ́ sọ àwọn ọlọ́pàá tó wà níbi ọ̀nà ọkọ̀ ojú mínú ẹ̀yìn ẹgbà mí wọ́lá mú wá kí ẹnu pé 50,000 dirham for example mú wá 50,000 dirham wọ́n ti jí wọ́n ti jí Imam Bukhari ti wá gbọ́ the same amount ní bẹ́ọ̀lọ̀ Bukhari ẹni tí mọ̀ pé amount ẹni ó wá fi mọ́mọ́ lọ report so that wọ́n kàdà lọ kàwé ẹmọ́ Bukhari at least wọ́n sàjọ fà á tí Bukhari bá ti padà win yóò ti ní túmọ̀ pé ó dà kó jalè ìjọ kàfà sẹ́kùnmọ̀ra náà pẹ̀lú ìjàlẹ̀ ẹni yóò mi ò bí alẹ́ tí wọ́n sẹ̀ tán hmm, àsíkẹ̀ túlé ní ah, àsíkẹ̀ òkàtí túlé ní ẹjíká mọ́ tún mọ́ sọ wọ̀lá ẹ̀rọ ìmọ̀ mọ́ mọ́ sí kí ní ẹ̀fún yẹn tí wọ́n sàfẹ́ mọ́ mọ́ destroy trustworthiness èyàn but Ọlọ́run jẹ́ kí mọ́ bùkọ́ yes wọ́n lè fight for to the end ẹmí tí wọ́n bùkọ́ ìsẹni wọ́n sì dáwó sódò wọ́lá ìwọ́n dáa sí lódò ní ọmọdé ọmọdé gẹ́gẹ́gẹ́ ẹ̀dẹ́gbẹ̀bà wà pàfà yìí pẹ̀lú àníyàn pé wọ́n kàn yóò lákò rẹ̀ ha owó ha mọ́fà owó mi ni ìmúgbọ́n kí ní kò sí ẹnu yóò àwọn kéèsì kan tó pé kò sí èyàn ń lè kódẹ̀ kó jẹ́ pé ẹni ó sì lẹ́mọ̀ gbọ́ngà owó mi ni ó di bàbá kálòlò ẹ̀kígbọ̀n kò rẹ̀ sí bank transaction pé ó yá account details mi ni ẹwó kọ mi ẹwó gbẹ̀ kò sí tó bí the same coin sí ní sákò kọ̀ rẹ̀ sí mú coin ni òun sì ní òun ní tó sọ jẹ̀sìká tó fẹ́ sọ òun fẹ́ smart tó <laughs> fẹ́ bàtì ẹjẹ́ tí ò ní anything láti lose mẹ́jẹ̀ kó Imam Bukhari wá dánwò sódò ó kà sábà Bukhari pé gbàtánátá ó ti dá sódò ní ǹbà owó yẹ̀dà ó ní mo ti mọ́ tó fẹ́ ṣe ni wọ́n mọ́ dánwò sódò ó ká mọ́rin pé sí ìwọ̀n èyàn báyìí sí wà láyé ó lè dá owó kẹ́yìn sọ́wọ́ kékeré lọ́wọ́ yẹn òun yẹn ìyẹ̀rẹ́ ti yẹye tó jẹ́ ẹ̀gán òun yẹn ni agbára gan wà láòdẹ̀ ọgbẹ̀ sódò láti lè fi ṣe ìlú pé ẹ̀yìn ẹfẹ́ mú wa ló fi jẹ́ pé nǹkan sọ́rí pọ́n lè fẹ́ sọ ẹ̀sìn annabi ni in tan kojo yi àwọn ọ̀rọ̀ annabi ni ká ọ̀rọ̀ annabi ń belaye e pa yo fẹ́ tẹ̀lé àwọn mo so ta ba ọ̀rọ̀ annabi e imagine àwọn mo ni gba ta ọ̀rọ̀ annabi ńkọ́ kíni ká ṣe eh eh kíni gba to ta kuni si igba da gbagbo mo tẹ̀lé ó yá sa annabi ko alele àmọ́ ló bá gé gbogbo edanu ọ̀rọ̀ annabi ń bẹ oni fe nu ni o Eni bí ni igbo ló fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ annabi Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn àìmọ̀ ṣe wá rí nù olùfọkàntán wọ́n ní wọ́n ní àgbákùn tó rọ́strọ́dínẹ̀sì kíyàn níbẹ̀rù Ọlọ́run tó lágbára wọ́n sì ní àsàjẹ́ àti ìráyésá tó ní agbára kíyàn lásàjẹ́ kí á mẹ́jẹ jẹ́mbilé pẹ̀lú irú nǹkan tí mo gbé dání yìí jẹ́ gbọ́dọ̀ yes kódà àwọn ọmọ kí Imam Ahmadu mi al-mubahat àwọn ọmọ kẹwàá ahmed mọ́mọ́ fi àwọn nǹkan mọ́ bá wù nípa wọ́n mọ́mọ́ fi lẹ̀ káwùn yẹn mọ́ lè bá mọ́ fi bú ahmed kẹ́yẹ́ sáàmọ́dì ní fílẹ̀ àwọn ọmọ kẹwàá ti ẹni o káwùn mọ́ àmọ́ ìtorí ah, káwùn mọ́ ṣe tọ́nù dáwà imam ahmed káwùn mọ́ gbọ́nù àtẹ́lú ahmed in tó jẹ́ mọ̀ bá àtẹ́kọ́ wọ́n lé sí ní pé bìbọn rẹ̀ kẹ́yẹ̀ ti ẹ̀jà pẹ̀lú àgbà in tó wọn ní fi gbé mi mọ́ wọn ma fi kú súnnà ní o ah rárá ní ṣe small rí ma drop right rẹ̀ fún nítorí ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so àwọn because àwọn olómi mọ́ mọ́sẹ̀bẹ̀ kọ́lẹ̀ olómi wọn ma tọ́jà lára ti jẹ́ jákórí bí pé no kìníkẹ̀kìníkẹ̀ so trustworthiness yẹn kọ́ ó mátà gẹ́ nǹkan tó mọ́ ń wò níbi àdífì ni ẹ̀ trustworthiness nǹkan tó gbọ́ bóòlù ṣe di dọ́pù rẹ̀ tó àtàwọn nǹkan míì náà wọ́n tún wá make ìwọ tó lọ gbọ́ àdífì lẹ́nu sàábé ìwọ sàábé ìti kú wọn àti bí wọn àti bí ààrẹ gan sójú àlá ló ti mú ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so mo ń sàlàyé lè sọmrílì ni èyàn tó bá kọ́ ilmul hadith mo ní wà mọ̀ ìdítẹ́lẹ̀ pé <laughs> ọ̀rọ̀ yìí ó fẹ́ lágbára jù bá ṣe olóòtọ́ ẹni ó tẹ́ ń pa ẹsẹsẹsẹ ń dọ̀ ìbù ni ó dà dọ̀ ìbù lè mí fẹ́ ń tèmi kí náà so ẹlòmí mọ́ fẹ́ lo ìfẹ́nu àbíkẹ́lòmọ́ ní pé àdísì wo àwọn ìgbó mọ̀ náà kọ àdísì bá àwọn ìgbó náà kọ àdísì ìgbó àdísì táwọn ìgbó lọ kọ láti fi dàlú mọ̀ wáwú ni ó dá èyí táwọn ìgbó kọ ní àbí èyí tí ànẹ́bì gangan kọ́nkọ́ àtàwọn sàábẹ̀rẹ̀ ó wà padà ókè ó yá inú èyí táwọn ìgbó kọ náà ní bá ṣe kí wọn wá o àbí ṣe bẹ́ẹ̀ bọ́ ló kọ ó gbọ́dọ̀ kí wọn because kò síbòmí tó ti bó ṣe kírun àfi táwọn ìbókọ tí tó láwọn ìbókọ ẹ̀nà èyí táwọn ìbókọ àwẹ̀ tó ń gbà ibẹ̀mọ́ ló ti rí àlàyé fa bá kámọ jẹ sàárì kámọ sínú èyí tó láwọn ìbókọ ó yá lọ mú èyí táwọn ìbókọ wá tó sì gbé wá bí kámọ gbàgbà kámọ sínú ó yí báyìí àbí so inshallah àwọn ẹjíká dúró bí fútin inshallah àwọn ìfọ́súnrẹ́ tó wà níbi ah, ọ̀rọ̀ inshallah a tún máa ṣe àlàyé ẹ̀ ní ọjọ́ هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته آمين